just give advice matter of family on top family matter matter of say papa mama brother sister you and your friend those kind matter wey dey come up in our relationship with people especially for our family na the kind matter wey we go dey address for this and no be me go even dey do this o na mama our mama dey here uh, mrs uh, idayat she's here uh, she dey here and she now she go They give us all the advice for our experience for all the we go we go They. we go get opportunity to dive into the pool of knowledge and experience and insight wey mama get so i go give uh, the microphone now to mama she go give us introduction and give us some small small talk on top our uh, program today. ẹ káàsán ẹ̀yin èèyàn mi nílé lóko lódò ẹ káàbọ̀ sí orí ètò yìí ètò yìí wà fún láti máa kọ́ ọgbọ́n láti ara ara wa èyí tá a fẹ́ bẹ̀rẹ̀ lénìí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni nípa àna kí ni à ń pè ní àna a mọ̀ pé bákan náà ló ṣe rí o ní ilẹ̀ Yorùbá ni o nílẹ̀ Ìgbò ni o lọ́dọ̀ òyìnbó ni o àna làná ń jẹ́ àmọ́ ta ni à ń pè lánàá àna ni. Àná ni ẹni tí ọmọ wa ọkùnrin tó fẹ́ ọmọ wọn obìnrin tàbí tí ọmọ wa obìnrin tí ó ní ọkọ ní ọ̀dọ̀ wọn ìtumọ̀ yìí ní ṣókí ni wípé àwọn tí àwọn ọmọ wa tán jọ fẹ́ra wọn àwọn là ń pè lánàá gẹ́gẹ́ bí ìrírí àti èròǹgbà àti nǹkan tí èmi rò pé bó ṣe yẹ kó rí òun ni wípé àwọn tá a bá pè lánàá tí àwọn ọmọ wa tán àtijọ́ fẹ́ra wọn àtijọ́ di nǹkan kan náà àtijọ́ hmm. di ẹbí kan náà àtijọ́ di ọmọ ìyá kan náà àtijọ́ ọmọ bàbá kan náà torí wípé àwọn ọmọ tán àwọn ọmọ wa tán fẹ́ra wọn àtọ̀rọ̀ kan bára wọn dalẹ̀ hmm. pẹ̀lú ara wọn ni nípa báyìí tí ọmọ wa bá ti lọ́kọ níbìkan àbòfẹ́yàwó níbìkan àwa àtàwọn ẹbí wọn àti di nǹkan kan náà hmm. ìṣeré sí nìyẹn so mama don explain to us who be in-law cause today our topic wey we dey discuss na how we go dey relate with our in-law ìbálòpọ̀ wa pẹ̀lú àwọn àna wa so mama e get something wey i don notice for people if person wan marry the first thing or one of the first things wey go dey face say hey my in-law my mother in-law o i don't know how she be o oh, my sister in-law o i don't know how she go take be o oh. mama why this this kind um, problem abi this kind fear why people dey always get am òótọ́ ló sọ nípa nǹkan tó wí yẹn bí àwa náà ṣe bá láyé nìyẹn ọlọ́run ọba nìkan ló mọ ìdí tí ẹ̀rù ṣe máa ń ba àwọn èèyàn nǹkan tèmi tún rí bẹ́ẹ̀ ni pé ní ọkàn wa tí àwọn èèyàn bá fẹ́ lọ́kọ àyà wọn á máa já mi ì tí mọ̀rú ìyàkọ́ ti ń lọ bá àwọn ilé ọkọ náà ọlọ́run ló mọ orí ìyàwó tó ń gbé bọ̀ ṣùgbọ́n èmi rò pé tí ọkàn wa bá da síra wa ibi tó fẹ́ kó wọ̀ yìí ibẹ̀ ló mọ àti tídọ́jú alẹ́ ọlọ́run má jẹ́ ara burú ó yẹ kí ọkàn wa mọ́ síra wa ká ti rò pé ẹni tó ń bọ̀ yìí o ó ń bọ̀ àdarapọ̀ ó ń bọ̀ àdara wa ni o kí ẹ̀rù má máa bà wá ṣùgbọ́n torí wípé àwa fúnra wa àwa èèyàn fúnra wa àìdá fúnra wa a máa ń ní inú tí ò dá sí ọmọlàkejì òun ló wọ́pọ̀ jù hmm. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí a bá ti ní inú kan síra wa kò yẹ káyà wa máa já pé mo fẹ́ wọnú ilé kan kò dẹ̀ yẹ káwọn tá à ń bá a bá náà kọ́ máa kẹ́mi sókè tá a bá ti ní inú kan pẹ̀lú ra wa. Hmm. Hmm. mama don talk something wey be say most of us we suppose understand because na wetin you dey think ah if you dey think good about your in-law by god's grace na good dey meet but before you marry wey you don dey already think evil why you no go even meet uh, some kind evil but mama make we come even say am this way some people now dey wan uh, marry for example now me i wan marry person uh, the the man wey i wan marry him get parents wey dey very okay everything but he come get some kind problems like him sisters whether they no like me but im parents dey very okay how person fit dey deal with that kind of issue wey be say every time wey we go visit dem abi wey dem see us dem no insult me o oh, abi dem no but e dey i dey feel this kind um, this kind vibe say these people no even like me i agree. dem dey just smile okay dem no dem no show me that kind love wetin how person fit manage that kind situation. nkankan náà tá à ń sọ nìyẹn nígbà ó ti di iṣẹ́ sùúrù àwọn tó fẹ́ lọ bá ẹ̀rù ń bà wọ́n Hmm. wọ́n ti ń gbójú bákan ti ń ṣe bákan ìwọ náà tó fẹ́ wọbẹ̀ fúnra rẹ̀ ò tí wọbẹ̀ àyẹ́ ti ń já hmm. ó ti di iṣẹ́ sùúrù tó bá ti fẹ́ wọn wọ́n mọ ẹ lójú ni o wọ́n fẹ́ ní kò sí ètò kan ìwọ níwò ìwà àtiwọ́ tó gbé wá láti ilé yín tó jẹ́ wà dáadáa ìyẹn ló mọ máa fi báwọn olò báwọn olò báwọn olò tóun náà máa fẹ́ rí pé ah eléyìí wá lọ́kọ ni o kì í ṣe pé hmm. wàá bá wa jà o kì í ṣe pé ó fẹ́ dá ọmọ wa dúró láti máa tọ́jú wa àbí láti máa kẹ́ wa dídé tó dé yìí ó máa tún jẹ́ kó dáa sí fún wa ni kò ní burú kò ní yà wá á túbọ̀ sún wa mọ́ra wa pẹ́kípẹ́kí hmm. torí ní tòótọ́ ń gbà mí tóbìnrin mi bá wọlé ó máa da lérú ni ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀ bíyàn bá dẹ̀ ṣe fẹ́ kọ́lọ́run tó ọ̀rọ̀ mu náà ló ṣe máa tó ọ̀rọ̀ àwọn tó kù ńgbà hmm. tó bá wọlé kan tó bá ya ọmọ àtàwọn òbí ẹ̀ tó ya ọkọ ẹ̀ pẹ̀lú àwọn ẹbí pẹ̀lú àwọn ará hmm. ọlọ́run ọba ẹ̀sán ń bọ̀ o ṣùgbọ́n ńgbà tó ti wọbẹ̀ táwọn bá ń ṣe bákan wọ́n ṣá dáadáa ó pẹ́ ó yá ọlọ́run àmì sí wọn lọ́kàn àwọn náà rí òtítọ́ wọn wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn tó ti gbójú wípé à <laughs> máa jọ máa fà á ni kí ló ṣe fẹ́ rí so ó ti di iṣẹ́ sùúrù àtàdúà. mama don talk two very important things wey we suppose hold put for our left hand number one na patience number two na prayers because for this life all the problems wey we dey face those two ingredients alone e don dey enough mama make we come look another um, thing some people now they they marry happy marriage everything they go on fine is it say say uh, problem dey there make in-laws talk say they wan dey visit every now and then but one of the two couple no like am would say anybody of those those two areas get problem whether na the in-laws whether e no good make dem talk say they wan dey come every now and then abi e no good make one of the couple dey talk say no i no want make anybody dey come visit me every time because na one of the things wey me i don dey notice wey people no dey gree at all. ní ọ̀dọ̀ wa ńlẹ̀ yorùbá ń bí báyìí kò sí bá a ṣe lè ṣe tá a máa ní kẹ́bí kọ́ máa wà rùn wá torí pé a ti ṣègbéyàwó àwa ayẹ hmm. ọlọ́run bá pàápàá ò tiẹ̀ fẹ́ hmm. wípé ká ta ẹbí nù ọlọ́run ò fẹ́ ṣùgbọ́n gbogbo nǹkan ó níwọ̀n tún wọ̀n sí tí ẹ bá lọ kí àwọn ọmọ yín tó ṣègbéyàwó ẹ wùwà bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ má tójú bọnú ilé wọn ẹ fi ẹ dúró sí àyè fi yín sí tó bá dijọ́ mi tẹ̀ bá lẹ̀ ń bọ̀ wọ́n á ní ẹ máa bọ̀ o ṣùgbọ́n ńgbà tẹ́ bá lọ tó jẹ́ pé ilẹ̀ máa rí pé irú ọbẹ̀ kan náà sè irú hmm. oúnjẹ kan náà jẹ nǹkan bọ́n ṣe ń náwó gbogbo yẹn kò dáa bẹ́ẹ̀ hmm. tẹ́ bá tẹ̀ rí nǹkan tó kù díẹ̀ kí á tò hmm. kò sí nǹkan pe èyí tó jẹ́ ìyàwó wípé ah ọmọ mi torí òun náà ti dọ ọmọ mi mo ṣàkíyèsí nǹkan báyìí báyìí tó bá gbọ́ òun tí yóò bá ti gbọ́ ẹ̀rọ àfilẹ̀ sáàyè hmm. ṣùgbọ́n kẹ́ máa lọ lẹ́nu kẹ́ máa lọ lójoojúmọ́ kódà gbogbo ìgbà bá ti débẹ̀ lẹ máa máa rí nǹkan kan tí ò da ẹ̀yin ò rí nǹkan kan tó da ṣá hmm. àfi nǹkan tí ò da tí ò da tí ò da kò ní fẹ́ kẹ́ wá mọ̀ ara máa kán á máa sọ fọ́kọ yìí pé ah ọmọ mi tó ń bọ̀ yìí o kinní kan kinní kan o á hmm. máa wá ọ̀rọ̀ kan àbí nǹkan mi tó máa fi kọ́ ṣùgbọ́n tẹ́ bá lọ wípé àwa kì í yín o ẹ̀ dẹ̀ mọ̀ wọn ara yín ẹ̀ kọjá àyè kò sí nǹkan tó ní kẹ má débẹ̀ ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́ o hmm. kẹdé lẹ́nu kẹdé lọ́la kó lè pe gbogbo àtẹ bá dé náà lè máa máa rẹ́jọ́ rò lè máa rí nǹkan tó ń ṣe tí ò rí nǹkan tó da nínú iṣẹ́ wọn rí hmm. kì í ṣe nǹkan tó da tó ìyẹn náà máa ń dá wàhálà sílẹ̀. Hmm. so na na wetin we suppose understand be that o say to for our in-laws to dey visit us na something wey good because for even islam nobody allah no like make we dey um, cut ties of kinship na we don become family we don become family be that if dem wan visit us no problem but make we sef ensure say our character towards dem dey good and our in ten tions towards dem also dey very pure and for in-laws too wey wan visit um, people wey wey don dey don marry make e no be say na every time wey we go there na him we go dey complain say this one no good that one no good and na every every now and then we wan dey go sometimes make we dey always look the good things too wey dey dey everybody get im own food but make e no be say na only the bad bad things wey we dey see na him go dey talk every time for those people wey dey feel say they wan ask question abi they get opinion abi comment wey they wan give the number na seven eight. if you get any question any trouble any um, thing wey dey bother you wey you feel say ah you need mama make she make she um, talk on that matter with you no problem just call us and we dey here the number again na zero nine six four zero five seven eight six mama i dey i dey follow person talk sometime na the person come dey tell me say ah say if she she wan marry you and she go visit the people eh the husband family and she notice say they no like am say she no go fit marry that man abeg mama wetin you think about that kind ideology abi that kind mindset. kí ló ṣe mọ̀ pé wọn nífẹ̀ẹ́ sí òun láàrin ìjọ kan sí láàrin ẹ̀kan tó lọ kí wọn. Hmm. kò lè sọ wípé wọn nífẹ̀ẹ́ sí òun nǹkan téèyàn ò bá sínú ẹ̀ Hmm. kò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ibẹ̀ inú ilé tòsí ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó dìgbà tó bá wọbẹ̀ kí ni ìwà tó rò pé òun tí ì ní láàrin ìṣẹ́jú kan tó lọ kí wọn tó fi máa mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ òun hmm. ìyẹn gan-an ó ti dára ẹ̀ lẹ́jọ́ ó ti pèpè kupè mọ́ rẹ̀ hmm. ibi tó ti wọ̀ tó ti ní wọn fẹ́ràn kí ni àpẹẹrẹ tó rí tó fi mọ̀ pé wọn fẹ́ràn òun Hmm. That that one sef dey very essential. Oh. How you you wan you wan marry person, you go visit their family, you come talk say because they no like you. You sef within your mind, shey na so dey dey quick no like person abi dey just see you once abi two times and sharp sharp. But you sef don dey think some kind evil things and na the main thing wey mama dey emphasize be that say wetin you dey think for your mind na you fit dey attract. You never even enter the family, you never know wetin dey happen. Place wey you never start to dey live, people wey you never even become their family completely, you, you don dey feel say they no like you abeg make we dey try avoid those kind uh, thoughts because those thoughts na the kind thoughts wey dey bring problems wey your man your, your heart no even clean Bef you never even marry you you don dey feel some kind and um, some kind aggression towards them abeg those kind things no dey good enough well ah uh, na still through the elderly's eyes na im we dey talk so for en radio too. na na for en radio nigeria first muslim radio and for all those now we won't call no forget to the number na zero eight zero nine six four zero five seven eight is call your friends your family then your party, your people everybody Where you feel say dem go feel benefits for this show because no be small picking. They follow us talk here Now elderly person we don't get experience we don't see so many things Where we we never even see half Now she they follow us talk for you, so make we not miss this kind opportunity you don't even know which of the things where she go talk Now im e go help you Now im e go uh, put you for the direction where you suppose follow well we feel dey talk dey go but at this point we go just take small break and we go come back soon please stay with us inshallah. Yes, EN Radio. EN Radio. Nigeria's first. First, first. Muslim Radio. My people, now welcome on. Oh, now still through the elderly's eyes. Iriri Agba, what would they bring to you for EN Radio, Nigeria's first Muslim radio? And now me and Mama Mrs. Idayat Bemisola, now, now two of us, they mrs idiot gbemisola na twelve odutola na twelve was dey here dey yarn so and odushola hey abeg o make una no mind my yoruba for here mrs idiot olushola gbemi eh, olushola odushola gbemisola eh, na, na she dey follow us yarn dey yarn and she dey give us so much advice from her experience and for those of una wey still wan call the number again na zero eight zero nine six four zero five seven eight six zero eight zero nine six four zero five seven eight six so mama e get something wey dey shock me wey be say as i hear am i no even understand some people before dem marry they don dey pray say make father-in-law and mother-in-law make dem don die abeg mama wetin you see for that kind matter wetin you fit fit talk for that kind issue. nǹkan tó burú pátápátá gbáà ni ah, kì í ṣe nǹkan tó dáa èrò burúkú ni gbogbo wa la ká bímọ ká jèrè ọmọ wa hmm. nínú èrè jíjẹ lórí àwọn ọmọ ni pé lójú ẹ̀mí wa àwọn ọmọ wa wọ́n ṣègbéyàwó wọ́n hmm. bímọ ará ọmọ wọn ará àwọn ọmọ ọmọ wọn nígbà tí ẹnìkan bá ń gbèrò kí àwọn òbí ọkọ òun ti kú kóun tó débẹ̀ bí ìgbà tó ń fura rẹ̀ ń gbèrè ẹ̀ ṣépè ni hmm. torí tí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ san ẹ̀san ìgbà tí àwọn ọmọ tiẹ̀ náà bá ń bímọ ọlọ́run jẹ́ kó wà ń bẹ̀ Hmm. ẹni tán ni ó fẹ́ lọ sìn yẹ́ ẹ̀ àbí bàbá ẹ̀ ní hòhò tó mọ ọmọ ẹ̀ dání ó ti fi hàn ọmọ ẹ̀ bó ṣe máa ṣe òun náà ni à ń hmm. láti máa ní èròkèrò nǹkan tí a bá fẹ́ fúnra wa ni ká fẹ́ fọmọ làkejì wa bóun ò tiẹ̀ fẹ́ dáadáa fún wa ẹ jẹ́ ká fòun lẹ̀ ọlọ́run ló ní ìdájọ́ a fẹ́ ṣègbéyàwó àwọn ìyá akọ àti bàbá ọkọ tá à ń sọ yìí wọ́n wúlò fún wa tá a bá ṣègbéyàwó hmm. wọ́n máa wà ń bẹ̀ láti bá a tọ́jú ọmọ wọn kí tí ẹ ṣáṣe ayé ta wà ń sìn hmm. tí nani ń jẹ ọmọ gbé hmm. tá àwọn tá à ń gbà housemaid tó ń jẹ ọmọ gbé sá lọ ìyá akọ bàbá ọkọ iná máa wà ń bẹ̀ náà ti máa bá yàn mójú tó ọmọ náà máa bá yàn mójú tó nígbà tá a wá ń gbàdúrà pé kán ti kú ká tó débẹ̀ ká tó fẹ́ wọn kì í ṣe nǹkan tó dáa ọlọ́run má jẹ́ àríbínú ọlọ́run nígbà tí wọ́n pe nǹkan burúkú mọ́ rẹ̀ nìyẹn torí pé tó bá fi ṣe bẹ́ẹ̀ sí etí òun náà lásìkò tó yẹ kó máa gbádùn àwọn ọmọ tiẹ̀ nígbà tí wọ́n bá ṣègbéyàwó ṣó máa tọrọ kóun wà bẹ́ẹ̀ àbí kó máa sí bẹ́ẹ̀ hmm. gbogbo ọjọ́ tí dáadáa wá bá ń ṣe ẹlẹ̀ ọlọ́run jẹ́ ká máa wà ń bẹ̀ ọlọ́run má jẹ́ kó fẹ́ lómi ṣùgbọ́n ìròkérò ni kò dáa o hmm. kéèyàn kankan má ní lọ́kàn hmm. bó tilẹ̀ kí àwọn àna wa burú tó tóbi wa bá burú bẹ́ẹ̀ a lè gbé wọn lọ sọ́jà lọ tà àdẹ̀rẹ̀ hmm. náà kọ́nà bí wa a máa gbà fọ́ ọlọ́run náà ni so torí wípé àna kan burúkú burúkú a máa tọrọ kán má sí láyé ńgbà tá a bá fẹ́ mọ kò ṣe nǹkan tó dáa ọlọ́run má ṣe wá lẹ́dàá tó máa lérò bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí gbogbo dáa máa ṣojú ẹ̀mí wa kán má fẹ́ mí ṣe wá gbogbo gbà tàyẹ̀ dáadáa wá bá a délẹ̀. una don hear now abeg that kind that kind thought no even ah ah why person go wan dey think that kind thing say before you marry make father in law mother in law know that shey you you want make the same thing happen to you when your own pikin sef wan do marriage no be the kind uh, the kind wish wey we suppose dey get be that wetin you dey wish for other people make e be something say you sef fit fit wish for yourself na so e be o so make we dey pray and even if no matter how how uh, troublesome abi how how un uncomfortable our in-laws dey make life dey for us no forget say na two two main things dey very very important prayer and patience you see if you don get those two things ah the rest na with god o so mama now e get something wey dey very common and na im be say if if two people get married now na im dem eh, go come the in-laws go come talk say dem want make eh, the brother of the husband come dey live with the couple they just marry o that kind thing na for some people no be problem but for some people na problem mama wetin you feel about that kind matter. èmi ò rí nǹkan tó ṣòro ń bẹ̀ o hmm. yorùbá ní inú ògbà la ògbà wípé ẹ wọn ní káàbúrò ọkọ wa bá wa gbé kò sí nǹkan tó burú ń bẹ̀ kó wa bá wa gbé àjọ màmá gbé náà àbúrò tìyàwó gan lè wà bá wa gbé. Hmm. ẹlòmíì gan kó tó ṣègbéyàwó làwọn àbúrò ti ń bá gbé tán ti kó wọn sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé fún ìdí àbí kejì ọ̀dọ̀ ẹ̀ làwọn yẹn ń gbé ṣé ńgbà tó bá ṣègbéyàwó ṣo lé wọn jáde ní àbúmọ̀ ní kọ́ bàbá wọn hmm. mọ́. asalaamualeykum warahmatulahi wabarakatuh. waaleykum salaam wa rahmatulah. good afternoon o wetin be your name and where you dey call us from. Mm, okay we be like say that call don cut for now still wan call the number today na 08096405786 08096405786 mama we still dey explain on top dat matter. ni pé tí ẹ bá wá báyìí pé kò sí nǹkan tó burú ń bẹ̀ oníkálukú ó máa máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ hmm. àbúrò ọkọ tó wá báyìí gbé kó kà pín pé àbúrò ẹni hmm. òun fúnra rẹ̀ kó dẹ̀ má máa wá jẹ gàba hmm. léyàwó ẹ̀gbọ́n ẹ̀ lórí. Hmm Mm-hmm. ọ̀tún wò sí òsì wọ̀tún lọ́wọ́ fi mọ́ ó wá bá ìyàwó ẹ̀gbọ́n àtẹ̀gbọ́n ẹ̀ gbé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ òun láti rí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ ni bó ṣe máa ṣe sí ẹ̀gbọ́n ẹ̀ ló ṣe máa ṣe sí nígbà tó bá ń ṣe dáadáa sí òun náà nígbà tí kì í ṣe èṣù òun náà máa ṣe dáadáa ẹjọ́ máa ṣe pọ̀ ẹjọ́ máa máa ṣe pọ̀ títí láéláé. hello. hello sàwọn ẹ̀ka ọ̀sán kàtà. wa aleykum we dey hear you tẹ́ bá ti jọ ń ṣe dáadáa síra yín kò sí nǹkan tó ní kẹ́ má bàa kó má bàa yín gbé èyí tí ò wá tiẹ̀ jẹ́ pọ́n ṣẹ̀ṣẹ̀ mú wá tó jẹ́ pé àwọn àbúrò tí ń ba gbé wọ́n ti jọ wà pọ̀ ó wá dé ṣó máa ní kán lọ ni àbí kí ló fẹ́ ṣẹlẹ̀ ò ní ní kán lọ ẹjọ́ máa wà pẹ̀lú ra yín náà ni ọ̀tún máa wò sí òsì máa wò tún ẹjọ́ máa bára yín ṣe títí títí wọn ṣáà ní gbẹ́bẹ̀ títí dọjọ́ alẹ́ wọn. hello asalaamu hello. asalaamu aleykum. wàhálà kùsà ń tọ́ akásẹ́ good afternoon o wetin be your name and where you dey call us from. good afternoon my name is mariam i'm calling from simolo. okay sister mariam you're dey welcome welcome to our ogbonge show through the elderly's eyes iriri so you get any question Where you wan ask mama. Mm, the question wey I bin wan ask mama be say like you know say you get some kind mother-in-law wey you go get wey so say your mother-in-law no go like you at all. Hmm. wetin you fit do because even if you get good behaviour you dey cook in time you dey do everything they no go like you wetin you fit do maybe there's any other extra thing wey person fit do make you tell hmm. us. okay no problem just stay tuned mama go answer your question now. okay thank you. Okay hmm mama na this na still the same <laughs> thing wey we dey talk before na here another person don talk again. Eh, ẹ ṣe rí ilé ayé tá wà yìí gbogbo ẹ lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn hmm. tó bá fẹ́ ọkọ tí ìyá ò bá fẹ́ràn kò sí nǹkan tó lè ṣe sí ìyá mi wà tó bímọ ẹ̀ tí ò fẹ́ràn ẹ̀ hmm. ọlọ́run á sọ̀rọ̀ wá bẹ́ẹ̀ ńgbà tí ìyá yòó bá fẹ́ràn yàn àwọn àdúrà kan èèyàn ò lè ṣe kó gbà ọlọ́run má jẹ́ kí lágbájá jẹ́ ìyá mi hmm. kò sínú àdúrà téèyàn fẹ́ ṣe tó bá ti jẹ́ ìyá ẹ̀ náà ni. Hmm tó bá ti jẹ́ ìyá akọ ẹ kò gba tiẹ fílẹ̀ fọlọ́ ìwọ ṣáà máa ṣe tiẹ nǹkan tí mo fẹ́ ka ẹ mọ̀ ni pé ọlọ́run ò ní bá wa wí pọ̀ ìkọ̀ọ̀kan hmm. lọ́lọ́run máa bi wá léèrè ẹjọ́ hmm. ọlọ́run ò ní à ìgbà tí àyìn aráàlú báyìí tẹ́lẹ̀ oníkálukú máa dáhùn ẹ̀dùn ọtí ẹ̀ níkọ̀ọ̀kan nǹkan tí ìwọ mọ̀ ní dáadáa ìwọ máa ṣe pẹ̀lú ẹ̀ hmm. ọlọ́run lẹ́lẹ́sàn ọlọ́run lónídàájọ́ ọlọ́run ọba á ṣẹ̀sùn oníkálukú fún un má wò pé bó ṣe ń ṣe sí ẹ kò fẹ́ràn ẹ fi sílẹ̀ òun ò fẹ́ràn ẹ àìmọye èèyàn tó fẹ́ràn ẹ Hmm. ìyàn ní kò yí padà sí ìyàn ní kò gbèrò bí sí o àbí kò máa rò láti ṣàbúrú si, ọlọ́run bá máa bi oníkálukú lẹ́jọ́ ní kànkan nǹkan tó ṣe fún tí òfin fẹ́ràn a máa dá wọn lọ́dọ̀ ṣùgbọ́n ìyàn ní kò oúnjẹ tó mọ̀ pé oúnjẹ kò dínkù kó má fún àbí nǹkan tó mọ̀ pé ó fẹ́ kó lò fún wàá máa ṣe fún náà ni ọlọ́run ló ní ìdájọ́ ìwọ náà máa gbẹ̀san tiẹ̀ nígbà táwọn ọmọ tiẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní ṣègbéyàwó hmm. táwọn náà tán mọ́kọ wálé tán fẹ́ yàwó ẹ̀san ẹ̀ wàá gbà lọ́dọ̀ wọn nítorí pípa àṣẹ bẹ́ẹ̀ má wo tìyá akọ yẹn o iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán ẹ òun ni kò jẹ́ lórí ẹ̀ hmm. béèyàn bá bímọ ẹ̀ tí ò tọ́ á jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run kọ́mọ wá ní ìtorí pé bàbá mi ò tọ́ mi mi ò ní ṣètọ́ pẹ̀lú òun náà àjíyà hmm. tọ́lọ́run ni kò bá ń gbẹ̀san oníkálukú máa ṣe iṣẹ́ tiẹ̀ tọ́lọ́run rán pé kó ṣe ni ìyá akọ tí ò da ẹ fi gbogbo èyí tá à ń sọ yìí kò ṣe nǹkan tá à rí rí a rí ìyá tó jẹ́ pé ó ti òun àtọmọ ẹ̀ bí orogún ni wọ́n hmm. kí ló fẹ́ẹ́ ṣe sí ó máa gbà fọ́lọ́run so bí ìyá kọ ẹ bá rí bẹ̀ wàá gbà fọ́lọ́run náà ni torí tó bá jẹ́ tí ìyá tiẹ̀ náà ló burú síyàwó ẹ̀gbọ́n ẹ̀ àbí ìyàwó àbúrò ẹ̀ ẹ̀ ní máa wòóràn hmm. kó máa bu àbí kó máa dà á láàmú ẹ̀ ní kó báwa gba màmá bó ṣe rí màmá hmm. bẹ́ẹ̀ so ìwọ náà àgbà ìyá kọ ẹ bó ṣe ni so na the thing be that o oh, imagine say this your mother-in-law now wey wey be say she no like you those kind thing imagine say na your own mama sef come dey like that for another person you sef no go wan talk say because of that kind thing you go wan dey do harm anyhow abi go dey watch make anybody dey insult am abi dey follow am yarn anyhow so na the thing be that just dey do your own good know say this thing wey you dey do you wan make god dey happy with you and remember say if god go call all of us na the question is na one by one no be say god go come ask one person say this one this one na you go answer your own call by yourself nobody send you to dey help another person revenge abi anything just dey do your own good dey go and know say you sef go get your own compensation from god for the good wey you dey do for this life and even after this life sef so that the thing be that so mama concerning this matter of our in-laws i get something wey i notice some time ago eh, eh, this man don marry im wife for so long no no be say problem dey o dem dey all of dem dem dey dey fine although sometimes wahala go dey in-laws go complain but the first time wey dem go get serious fight the first thing wey this man do he go report him wife to him in-laws and some people talk say e good some people talk say e no good say if something dey happen say make in-laws dey no suppose hear at all but dem be family now dem don become one so shey e bad make person dey carry uh, husband and wife matter reach the in-laws side abi na something wey no bad. ó dáa kò tún dáa hmm kí ó tó di pé ọkùnrin máa dìde lọ fẹjọ́ ìyàwó ẹ̀sùn àwọn òbí ẹ̀ á ti pè é á ti bá a sọ̀rọ̀ wọn á ti jọ sọ tó bá di pé ó wá sọ títí títí tí kò gbọ́ torí pé kò yí padà ó wá lè pe àwọn òbí ẹ̀ pé ah mi ì fẹ́ kí ìgbéyàwó ìtúká o hmm. ṣùgbọ́n nǹkan tí mo rí tí mo rí tí mo rí rèé o látọwọ́ ìyàwó mi mo dẹ̀ ti bá a sọ kò gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òbí sọmọ ẹ bá mi pè kẹ bá mi bá a sọ ìyẹn dà hmm kì í ṣe pé kó máa lọ rojọ́ fáwọn èrò àbí kó máa lọ sọ̀rọ̀ fárá àdúgbò kó pe àwọn òbí ẹ̀ kó sọ fún wọn kó tó di pé ó pè wọ́n yẹn o a ti bá a sọ ní kúkúrú ní gbọgbọrọ a ti bá a sọ ńgbà tínú ẹ̀dùn a ti bá a sọ lẹ́rìn a ti bá a ṣe láwàdà hmm. tí ò bá wa gbọ́ kò sí nǹkan tó burú ní pé kó pe àwọn òbí ẹ̀ kó sọ fún mi pé ìwà tí mò ń ríre o mo dẹ̀ bá sọ kò gbọ́ ẹ̀ bá ń bá sọ. Hmm. mo ṣe sọ pé ó dáa kò tún dáa Hmm. tó bá ti bá a sọ láàrin ara wọn tí ò gbọ́ kò sí nǹkan tó burú ni kó sọ fáwọn òbí ẹ̀ kó bá a sọ̀rọ̀ kò fẹ́ kí gbéyàwó yẹn tún ká ni. Hmm, so no àmì o àmì o all of us wey dey here now you get problem with your husband abi your wife even before the third person go here, before in-laws go here, you go don ensure say between two of una una don try una don talk am for every angle every dimension wey una fit talk the matter una don try you come see say ah okay o At this this one wey we don talk still this person no wan hear eh na that time you go come fit talk say you wan go report to the uh, parents abi the in-laws wey you fit say dem go fit uh, intervene for the matter and try solve the problem for one of una wey still wan call the number na zero eight zero nine six four zero five seven eight six zero eight zero nine six four zero five seven eight six na me and mama dey here and mama still dey give us so many advice on top how we dey manage our in-laws ìbálòpọ̀ wa pẹ̀lú àwọn àna wa and make una no forget say as mama don mention am and as we even suppose know am say patience dey very very very important mama now e get something wey i go like make you do for us abeg i go like make you uh, give us some kind scenarios wey you don see for your own self for your own experience wey say the only thing okay we get call from person Assalamu alaikum Hello. rahmatullahi barakatuh. Assalamu alaikum. Wa alaikum salam. Welcome to Through the Elderly's Eyes. Okay. Hello. You, hello, yes, we dey hear you, we dey hear you. You get question okay. wey you wan ask. I ask say what if the husband and the wife don't agree say they don't want third party for their um, their issue and if they get issue all the time wetin the wife issue. Hmm, hmm okay so the husband and the wife they don get agreement between two of them say they no go dey inter um, um, bring third party and they come dey get matter every, every time hmm okay okay just stay tuned. ẹyin hmm. <laughs> tọkọ tìyàwó tọ́ ti náwọn ò fẹ́ fẹjọ́ ara wọn sùn ẹ máa ṣe sùúrù fúnra yín ni hmm. ó ti jọ wà nínú àdéhùn ẹ̀yin méjèèjì pé èmi ò ní fẹjọ́ sùn wọn ní ò ní fẹjọ́ mi sùn so tó bá ti dì bẹ́ẹ̀ yẹn sùúrù tí ò lópin hmm. sùúrù àmúmọ́ra àtẹ̀mọ́ra ẹ̀ ń láti hmm. ni hmm. ṣùgbọ́n èèyàn ní gbogbo wa o ẹ̀dá ọlọ́run ni wa o kò ṣeé ṣe ńgbà tó bá dé àsìkò kan ó máa súyàn lọ́ọ́ má sú wa tó bá wá ti di pó rí bẹ́ẹ̀ ni ò ní kẹ́ má sọ fáwọn òbí yín àwọn hmm. òbí yín àwọn òbí yín ò dẹ̀ ń tọrọ kígbéyàwó yín túká wọ́n máa bá yín sọ̀rọ̀ wọ́n máa wàásù fún yín ni ṣùgbọ́n tí ẹ bá ní agbára ẹ̀ tí ẹ ní ọkàn nǹkan tó dání má fẹjọ́ mi sùn èmi náà fẹjọ́ sùn ó ti dà bẹ́ẹ̀ tí ẹ bá lè ṣe ọlọ́run adé ṣe rọrùn fún yín. àmín o àmín so make we no forget say <laughs> for that kind of situation na na the husband and the wife they don get agreement between two of them say nobody go dey intervene for matter eh as the matter dey come up na of una go get that patience and perseverance dey hold am dey hold am but as e take be say all of us na human being we be e go get one time wey say we no go even fit hold this matter again third person gats to hear am so for that kind of situation ah, make we just dey try wetin we fit do and if e reach one point wey we say at this point o oh, somebody has to hear it then make we no even hesitate at all carry am go those our in-laws those people wey we say we know say if we follow them talk something good go fit comot for the matter so mama e get before i go even uh, i get one particular special question e get e get um, something wey i i want make you make you just give us some kind scenario some kind for your own experience wey be say people fit dey okay we get another call again ah assalamu alaikum o. assalamu alaikum. wa salam rahmatulah welcome to true Air, elderlyz wetin be your name and where you dey call us from. my name na broda usman i dey call from surulere. okay broda usman welcome abeg wetin you get for us which question you wan ask abi wetin you wan talk with us. thank you very much we dey enjoy your show. ah thank you um, very much. i wan ask mama if you get wife now wey you and your wife una get una get issues you can't go tell your family and you know to say the same thing Your family dey back their wife as the husband wetin you do. Hmm. okay so just stay tuned mama go answer your question now inshallah. ọlọ́run máa ṣe wá lálábòsí hmm, tí ìyàwó yàn bá ṣe àbọ̀kọ yàn tó bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe téèyàn lè fẹ́ jẹ́sùn tó dẹ̀ yẹ pé òótọ́ ni. Hmm tí wọ́n wá wà lẹ́yìn ẹ̀ fún nǹkan burúkú tó ṣe àbòsí là ń perú yẹn hmm. ọlọ́run má ṣe wá lálábòsí síbẹ̀ náà àdúrà lèèyàn máa máa ṣe kí ọlọ́run ọba kó fọwọ́ tọ́ ọkàn ẹ̀ kó mọ̀ pé nǹkan tóun ń ṣe ò dáa kó lè yí padà hmm. nítorí wípé àwọn ẹbí tó wà lẹ́yìn ẹ̀ pẹ̀lú aburú yẹn ṣùgbọ́n mi wò pé gbogbo ẹbí yẹn gbogbo ọkọ náà máa jẹ́ alábòsí o hmm. àárẹ̀ tó máa ṣòótọ́ nu gbogbo wọn ṣùgbọ́n tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ tó ọlọ́run náà la máa pè ó òun náà la máa bẹ̀ kó jọ kó ṣàánú wa kó ṣí lójú kó ṣí ní ọkàn kó rí i pé nǹkan tí òun ṣe ò dáa kó ṣí wọ́n bẹ̀ kí hmm. ìgbéyàwó kó bá máa túká. Hmm. so shey we don hear am like that now for that kind of situation wey be say the family dem dey support the woman say wetin she dey do good dem dey give am make we look for that family well well e fit be say no be all of them dey support am e go get one person wey be say the person go stand follow am talk truth but if you come see say ah as we dey look am so nobody dey na all of dem dey dey follow am for back mm. for that kind of situation na prayer remain o oh, make we dey make we dey yarn everything to god make we dey tell god everything say abeg show this woman say wetin she dey do make e say e no good and make e change her heart so mama if you if you fit give us some some experience some kind scenarios wey be say you feel say some people fit dey experience am now and they no even know wetin they go do anything wey you fit share from your own past from your own insight ma ilé ayé tá a wà yín a lè má rí ìrírí ìrírí hmm. náà ló ń jẹ́ kéèyàn gbọ́n ló ń jẹ́ kí èèyàn máa ní lọ síwájú tá a bá ń gbé pẹ̀lẹ́ bí ọkọ àwa fúnra ara wa a ní sùúrù alátẹ̀mọ́ra hmm. alámójúkúrò hmm. torí ń gbà míì atọ́ni sùúrù làwọn èèyàn ìwọ nìkan láàrin ẹbí ọkọ tó pọ̀ tó o bá ṣe sùúrù àwọn náà máa sọ ẹ́ lẹ́nu yorùbá níbi ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ ńgbà hmm. tó ń béèyàn bíi márùn mẹ́fà gbénu ilé tó dẹ̀ pé ibìkan náà náà sùn tó kọrí sí tó ń mí síra wọn lára hmm. kí ló ṣe fẹ́ wẹ̀rẹ̀ mọ́ kò sí hmm. wàá gbà fọ́ lọ́hùn wàá bẹ lọ́hùn wàá wá ṣe sùúrù wàá máa ṣe nǹkan iṣẹ́ tọ́lọ́wọ̀n dáadáa tọ́lọ́wọ̀n ràn wọ̀wọ̀n ìyẹn nìwọ́ máa máa jẹ́ torí tó bá ní o fẹ́ gbé mú kan ni Hmm, wà á dàrin àwọn àtọkọ ẹrú hmm. ọlọ́run kò fẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ṣe sùúrù yẹn títí tó bá yá fúnra ara ọlọ́run ló máa fi hàn irú èèyàn tán jẹ́ èmi dẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní wà gbére tó bá hmm. dé àsìkò kan àwọn gan òye ayé wọn àwọn náà á wò pé ah nǹkan tá à ń ṣe fún ẹni yìí ṣé àwa náà lè gbà tó bá ṣe bẹ́ẹ̀ fún wa òye ti ń yé wọn nìyẹn àwọn náà máa yí padà wọ́n lè má wà kúnlẹ̀ àbí kán dọ̀bálẹ̀ kan bẹ́ẹ̀ wọ́n náà rí i pé ìyípadà ó wà wọ́n ti ń ṣe dáadáa ó bá dé ẹ káàbọ̀ wọ́n á rẹ́rìn sí ẹ nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n máa bẹ́ẹ̀ ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ò bá dẹ̀ ṣe fi wọ́n lẹ̀ fọ́ ọlọ́run hmm. ọlọ́run lẹ́lẹ́sàn-án òun ló nídàájọ́ torí ìgbà míì tabana fàyàn lọ́lọ́run lọ́wọ́ tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí ní díìlì pẹ̀lú ẹ̀ hmm. tọ́lọ́run bá ṣe tán pẹ̀lú àánú àṣẹ ẹ̀ ṣáà lẹ̀ hmm. tiẹ̀ ṣáà máa ṣe nígbà tẹ́mi bá ń ṣẹ̀tọ̀ títọ̀ ń ṣẹ̀tọ̀ ẹ̀tọ́ á máa lọ déédéé lára ṣùgbọ́n tó bá ní ṣé nǹkan wo àwọn náà àgbà olú ẹ̀ ní òní nísìmí o hmm. ṣùgbọ́n tó ti fi wọn rẹ̀ sáàyè ara wọn tó ń bá tiẹ̀ lọ o máa nísìmí o máa lálàáfíà ọkàn abalẹ̀ inú àádùn hmm. bílé ayé ṣe rí nìyẹn. Hmm. na so life be o na so life be for this kind for this life wey we dey wey be say na different kind people we dey see every day for the my families wey we dey marry into na different people dey there everybody dey there na different kind character we go meet for there patience dey very essential because sometimes e go wan hard e go hard you go see say ah i go show these people i no go gree na lie o oh. if you talk say you no go gree na you no go get rest for your mind but if you just leave them dey do your own good dey do your own jeje dey go make sure say your heart and your in ten tions dey clean towards them eventually sooner or later you go see say even them go e, they fit no kneel down for your front they fit no they fit no come lie down for your front dey beg you but for their own character for their own reactions towards you go dey see say dem don dey change small small you don they don dey understand you go you go see say they don dey understand some kind thing say ah this thing wey we dey follow this uh, person do shey we sef go fit take am mama now e get e get one scenario two couple dey happily married for some time but because say the uh, the wife the the family no like am abi the husband the family no like am they they talk say eh, our son no fit marry you two of una una must separate and the two couple dey like each other they no wan leave each other but then they dey come dey make life hard for them wey be say e don e don dey e don dey very very serious wey be say several things don happen mama you go shey you go advise the couple say make dem just dey go their own abi make dem stand make dem dey together wetin dem fit do for that kind situation. ọkùnrin lóbìnrin obìnrin lọkùnrin wọn nífẹ̀ẹ́ ara wọn ẹbí yóò fẹ́ ẹbí ọ̀tún fẹ́ bí èso fẹ́ tí àwọn bá ti nífẹ̀ẹ́ ara wọn hmm. tí wọ́n dẹ̀ mọ̀ pé nítorí tọ́ ọlọ́run làwọn ṣe ń fẹ́ra wọn hmm. kọ́ máa béèrè àníyàn wọn nìṣó hmm. gẹ́gẹ́ bí mo ṣe sọ ọlọ́run náà máa rojọ́ fún ṣe rí ọ̀tún àtòsí tán ní kọ́ máa fẹ́ wọn ariwo ọjà ni ṣe mọ̀ tíyàn bá wọnú ọjà tó bá wò pariwo rẹ̀ ó máa padà ó nira nǹkan tó nira ṣùgbọ́n nígbà tó wọnú ọjà ó ti mọ ibi tó ń lọ ó ti mọ nǹkan tó fẹ́ rà ó ti débẹ̀ ó ti ná ó ti rà ó ti hmm. tọ̀hún tó fẹ́ rà ó ti débẹ̀ ó ti ná ó ti rà wàá rí nǹkan tó dáa mú wálé ṣùgbọ́n owó ọjà òun gbàrúwò gèè lọ́tún òun gbàrúwò lè ọlọ́màjà padà lófo ńgbà hmm, hmm. tán bá ti nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ ṣe kókó ṣe pàtàkì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí ti ọlọ́run wọn ní kábàámọ̀ gbẹ̀yìn gbẹ̀yìn àwọn tó ń hó lọ́tún lọ́sìn wọn máa forí balẹ̀ fún wọn tó bá yá ni. so so na him be that o you wan you marry person make sure say the marry wey you marry this person na na true love dey true love because of god true love for the sake of allah na why two of una marry anything wey anybody wan talk any noise na like noise wey dey for market you shey you, you go fit enter market now dey hear noise come talk say ah because say noise dey here i no fit i no fit do anything i no fit buy anything that one no dey possible na you don sabi wetin you wan do for market you do am you go back you you really go back reach house na so e be una don sabi wetin una want for each other una don sabi as una like each other reach say no be because of anybody una marry na because of god for that kind thing na god fit repay una but na only god fit give una ease wey everything go dey easy dey go gently and smoothly even when problems dey una go fit cross am talk say ah we don we don solve this kind of problem so na im be that o oh. make we make sure say our in ten tions dey very clear to god say everything wey we dey do we dey do am make god dey happy with us no be because say we wan make mr lajigbaja dey happy abi because we wan say we wan please make make sure say we dey put god first for everything wey we dey do make we dey pray well well make we dey patient and make we make sure say our heart dey clean towards everybody so mama you get any final notes to tell people before we round up for today <laughs> episode ma. nǹkan ta ní láti sọ ní eh, tí mo ní láti sọ ni pé gbogbo nǹkan ta bá ṣe láyé ká ṣe nítorí tọlọ́hún hmm. ká má ṣe nítorí tèèyàn torí pé ọlọ́run ọba òun ló lẹ̀san hmm gbogbo nǹkan tá a bá ṣe nítorí ti ọlọ́run àníkàbàmọ̀ àníkàbàmọ̀ hmm. láyé àníkàbàmọ̀ lọ́dọ̀ ṣùgbọ́n tá a bá ṣe nǹkan láti tọ́ ọmọ èèyàn lọ́rùn eh, hmm. ọlọ́run má jẹ́ akégbẹ̀yìn hmm. gbogbo nǹkan tá a bá ṣe ká ṣe nítorí tọ́ ọlọ́run ká dẹ̀ ṣe nígbàánu pẹ̀lú bọ́ọ̀lù ọba ṣe ní ká ṣe àníràgbà máa burú lórí ẹ̀. ọ̀nà tó yẹ o adùn ló ń gbẹ̀yìn ewúro àwọn èèyàn lè máa wò ó pé à kíní ọ̀kan kọ́kọ́ dààmú yàn ṣùgbọ́n ọlọ́run ọba téèyàn torí ẹ̀ ṣe ó máa fún yàn ní ìdùnnú kalẹ̀ lórí ẹ̀ hmm. so ká bẹ̀rù ọlọ́run ká rìn nílà àná tọ́ ọlọ́run ká ṣe gbogbo nǹkan bọ́lọ́run bá ṣe fẹ́ àní kábàámọ̀ lágbára hmm. ọlọ́run. àmín una don hear be that to everything wey you wan dey do na for god you dey do am no be for anybody for this earth no be for any human being no be because say you wan get something or the other na because say you wan make god dey happy with you you wan please god na why we dey do am but na for here we fit we fit dey talk dey go make we dey talk dey talk talk no go finish but ah we have to go we know say even everybody don enjoy wetin we dey talk everybody don learn one or two things from mama and we pray say god go make am easy make we dey use those little things wey we don learn for our day-to-day lifestyle make e be say e go make am easy for us to deal with people wey dey around to manage people wey dey around us i hope say uh, una don enjoy the show and i hope say next time uh, for for sat for sunday two o'clock una go join us again on another very wonderful episode of through the elderly's eyes ìrírí àgbà till we meet again salamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam warahmatullahi ta'ala wabarakatu.